الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك الله سبحانه وتعالى أطر لكم كاتي قفون النبوة محمد صلى الله عليه وسلم إليتي كبير لني إن شاء الله هنا باب المواكيت báàbù tó fẹ́ sọ fún wa nípa àbí báàbù tó kó sínú àwọn ahadith nípa àwọn àwùkọ́tù salawat nípa àwọn àsìkò tí ó yẹ ká kí àwọn ìwọ̀n amadiu tó request tó wáyé ní jòkó tí ó kọjá wípé kákan sáré sàlàyé sọmrílì nípa ọ̀rọ̀ báwo ni wọ́n ṣe ń ṣe ìmára ìyẹn lákàfí sọ sọmrílì ká tó wọnú báàbù mawaqit wípé mẹ́sẹ̀ ń ṣe ìmọ́ra nínú ẹ̀sìn Islam òun náà ni kó jẹ́ kí bóyá afẹ́ mọ́ra kó nínú yálà ẹ̀gbin kékeré ni alhadathul asgar àbí nínú ẹ̀gbin ńlá tánpì ní alhadathul akbar tó bá jẹ́ kí bóyá ká mọ́ra kó níbi ẹ̀gbin kékeré ni ìyẹn máa ń ṣẹlẹ̀ bilwudu pẹ̀lú kíyàn ṣe kíyàn ṣe alwàlá ní sífà bí ìṣe alwàlá sí wà látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó bá jẹ́ kí bóyá kíyàn ṣe tó yẹ kí bóyá ẹ̀gbin ńlá ni gẹ́gẹ́ bí aljanaba gẹ́gẹ́ bí pé bóyá ìyẹn súnmọ́ yẹn ni àbí obìnrin tí ó ń ṣe nǹkan oṣù ni àbí àwọn nùfàsáù ni àwọn tí wọ́n ń rí ẹ̀jẹ̀ ìbímọ lẹ́yìn ìgbà tí wọ́n bímọ tán ilé ìmọ́ra táwọn kọ́kọ́ ṣe o ní al-guslu lè tán pè ní kìránpé kíyàn wẹ ìwẹ̀ sífà sọmrílì nípa bí ẹ̀sẹ̀ mẹ́ṣe ùdó gẹ́bà ìṣàlàyé níbi jókòó tó kọjá wípé àlàyé pọ̀ ń bẹ gan kódà odidi mujalladu kan láàfá ma fi ń ṣàlàyé rẹ̀ a whole volume ma fi ń ṣàlàyé ọ̀rọ̀ tọ̀hárọ̀ àmọ́ sọmrílì sọmrílì kákan sọmrílì ká tó bẹ̀rẹ̀ ká tó mú létà mufassala ní inṣáàlá tí ọlọ́bàbá fún wa sí bẹ́ẹ̀ o ní pé bí yóò ṣe ṣe àlùwàlá òun náà ni wípé èyàn wọ omi tó mọ́ omi wo sì ní ó pẹ̀lú omi tó mọ́ al-mā'u alladhī lam yataghayyar ta'muhu omi tó ṣe pé